إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله dájúdájú gbogbo ọpẹ́ tọ́lọ́wọ́ bá nìkan ṣoṣo ni ayin ọlọ́wọ́ bá aṣíwá ìrànlọ́wọ́ rẹ̀ àwa àforíjì ọlọ́wọ́ bá aṣíwá ìsọ́dí ọlọ́wọ́ bá níbi aburú ẹ̀mí wa àti aburú àwọn sẹ́wa dájúdájú ẹni tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala bá tọ́ sọ́nà kò sẹ́nìkan tó lè ṣìrò ẹni bẹ́ẹ̀ lọ́nà ẹni tí Ọlọ́run bá subhanahu wa ta'ala bá sì sí lọ́nà kò sẹ́nìkan tí ó tọ́ sọ́nà mo ń jẹ́rìí pé kò sí nǹkankan tó tọ́ sí ìjọsìn àyàfi Ọlọ́run bá Allah nìkan ṣoṣo mo sì ń jẹ́rìí pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹrú Ọlọ́run bá ní òjíṣẹ́ Ọlọ́run bá sì ní pẹ̀lú ẹ jẹ́ ká páyà Ọlọ́run bá ibadallah ìpáyà Ọlọ́run bá nínú àwọn bó ló sì fẹ́ gbádùn yìí sí lọ́wọ́ bá fayara'akumullah àwọn ẹni rere tá ma ń ká ń pa wọn àwọn sahaba annabi sallallahu alaihi wasallam annabi gan tó jẹ́ ọ̀gá wa fúnra rẹ̀ gbogbo àwọn kan tá ma ń ká látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam nípa annabi ṣe ìbádà yìí annabi ń bẹ ni alimami ibn al-qayyim rahimahullahu ta'ala wọ́n sọ fún wa nínú tírà wa madariju salikin wọ́n ní a wọ́n ní asaliku fi awwalil amri ẹni tí ń jọ́sìn fọ́lọ̀ ọba ní bẹ̀rẹ̀ alamari rẹ̀ wọ́n ní yajudu ta'aba takalif yóò ra wọn nira níbi àwọn nǹkan tọ́lọ̀ sí lọ́rọ̀ yàn yóò rí nira ń bẹ yóò rí pé ah, ó lè bákabákan wọ́n ni wà mashaqqatan bẹ́ẹ̀ sì ni yóò rí ìnira náà ni wà mashaqqatal amal àti ìnira kí ẹ̀mọ́ ṣiṣẹ́ li'adami unsi qalbihi torí pé ọkàn rẹ̀ ò tí fàmà nǹkan yẹn wọ́n ni bí ma'budihi pẹ̀lú ẹni tí ń jọ́sìn fún ọkàn rẹ̀ ò tí fàmà kó nífẹ̀ẹ́ ẹni tí ń jọ́sìn fún wọ́n ni fa idha hasala lil qalbi tó bá ti wá wà lọ́kàn ruhul uns ẹ̀mí nífẹ́ ọlọ́wọ́ bá ìfàmọ́ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kọ́kẹ́ fà lọ́sọ́dọ̀ ọlọ́wọ́ bá wọ́n ni zala ta'anuhu tilka takalif gbogbo àwọn ẹnira tí ẹ ma rí bí ìjọsìn yẹn yóò kúò ní tí yóò fi máa kà ní ẹ pé annabi sallallahu alaihi wasallam yóò dìde fún gbogbo òru yàlá wọn Aisha wa mọ́ sọ pé ah ìwọ Ọlọ́run nínú àwọn lẹ́vù ìjọsìn ni pé kíyàn gẹ́bí alimọ́bìnú Qayyim ṣe sọ nínú Madariju Salikin nínú àwọn lẹ́vù téyàn ó fi sin Ọlọ́run bá dé ni pé kíyàn wá máa gbádùn ìjọsìn ìjọsìn ti dín tó pé yàn gbádùn bí ìgbà pé yàn wọ́n ni fasarat anábi ma ń sọ fún Bilali pé àríhìnà bí sọ́lá jẹ́ ká sinmi pẹ̀lú ìrun fún wa ní kọ́ọ̀mà jẹ́ ká sinmi pẹ̀lú ìrun so eléyìí látara pé wọ́n ti ń gbádùn jọ́sìn Ibadallah èyàn ma ń ríra rẹ̀ lórí eléyìí èyàn ma ń ríra rẹ̀ lórí pé kí ẹ kọ́kàn rẹ̀ kó fà lọ́sọ́dọ̀ Ọlọ́run Ọba kí ìjọsìn tí ẹ bá yìí rí pé ìjọsìn le fóun lẹ́fù rẹ̀ lóò tí a bá ní pé ìjọsìn bí ìgbà pé ìnira ní fi ń ṣe bí ara o so ṣùgbọ́n tó bá ti di pé ìjọsìn èyàn ń gbádùn rẹ̀ èyàn gan kírun kò òun gan ò lè mẹ́yẹ wákàtí sí ń lò lórí irun má ìgbà òun gangan ni ládà ti wọlé fún lórí irun wọ́n ni wàkúwàtàn wà ládà wọ́n ni yóò wá di agbára fún irun yẹn ni di nǹkan tí ó di agbára fún ibadallah àwọn sálàfù rere àwọn ẹni síwájú rere gbogbo tán fi ma ń sagbára ni kìí sí sàkúsà so gbogbo tán fi ma ń sagbára ni gbogbo tán fi ma ń gbádùn ìsẹ̀mí wọn ni wọ́n ni Thabit al-Banani wọ́n ló wá látọ̀dọ̀ rẹ̀ nínú Hilyatul Awliya wọ́n ló sọ pé kàbádìtù sana fún 20 years wọ́n ni wàtànà àmtù bí ha òun wá ń gbádùn àìṣìrí na sánà fún 20 years so ibadallah ìbẹ̀rẹ̀ ìjọsìn ọmọ ń dàpé à ah, ọmọ ń lé ìnira ma ń wà mẹ́ ṣùgbọ́n tí èyàn bá dún ní máa rẹ̀ yálà ìrun ni yálà àwẹ̀ ni ẹni tí àwẹ̀ bá ti dùn mẹ́ yóò wá di pé in tí ó mọ̀ gbádùn nìyẹn in tí ó mọ̀ gbádùn tí ó mọ̀ fi sẹ̀mí nìyẹn عباد الله الوان القيم رحمه الله تعالى وانصفوا عنه الوابل الصيب wọ́n ni wà ìkìbálù ala Allah ta'ala kíyàn wà lọ́sọ́dọ̀ ọlọ́ọ̀bá kíyàn dájú kọ ọ̀dọ̀ ọlọ́ọ̀bá wà ìnábàtú ilayhi kíyàn ma sẹ́rí padà lọ́sọ́dọ̀ ọlọ́ọ̀bá wà rídọ̀ bíhì kíyàn yọ́nú sí ọlọ́ọ̀bá wà anhu àti kíyàn yọ́nú nípa ọlọ́ọ̀bá wọ́n ni wà mtìlá ulqalbi min mahabbati kọ́kàn wá kún fún ìfẹ́ ọlọ́ọ̀bá wọ́n ni wal lahji bi dhikrihi àti kíyàn dúnímọ̀ yìí máa rántí Ọlọ́run bá wọ́n ni wal farh wa surur bi ma'rifatihi kíyàn máa dúnú kíyàn máa yọ látara kíyàn mọ̀ Ọlọ́run bá wọ́n ni thawabun ajil ẹ̀san tọ́lọ́run bá máa ń san àwọn olùjọ́sìn tó òun aljanna ayé ẹni tí ó bá wọ ah aljanna ta alkiyama tọ́ so òun aljanna ayé in táwọn olùmọ́ fi ma ń sọ ni àwọn olùjọ́sìn fún ọlọ́wọ́ tán fún ma sọ ni ẹ pé ní pé lawa alimal muluk táwọn ọlọ́ba lọ́ba tán bá mọ̀ ni wa abna'ul muluk àtàwọn ọmọ lọ́ba lọ́ba tán bá mọ̀ ma nahnu alayhi in táwà lórí ẹ̀ nínú gbádùn níbi ìjọ́sìn fún ọlọ́wọ́ lajaladuna alayhi bi suyuf wọ́n bá wa po wọ́n bá wa jà lórí ẹ̀ pẹ̀lú pẹ̀lú dání Ibadallah ipò tí yẹn máa ń dé tí yẹn ó máa gbádùn ìjọsìn Ọlọ́run Ọba tó sì pé tí yẹn ò bá ṣe yóò dàbí bà pé ah nǹkan nǹkan wà bí ìgbà pé yẹn ò tí jẹun ni bó ṣe fúrí fáwọn ẹni rẹ̀ wa jannatun àwọn ìkọ́ yìí sọ pé aljanna kan ni kí ìjọsìn ọlọ́wọ́ bá kó máa dùn fún èyàn kí ẹ máa rí adùn kí ẹ máa ka Kùránì báyìí kí kọ́kànyàn sì máa bíbà kọ́kànyàn fẹ́ fò jáde láyáyàn la hawla wala quwwata illa billah ibadallah ẹni tí Ọlọ́run bá bá ṣe oore yìí fún kí ẹ máa gbádùn ìjọsìn Ọlọ́run bá kí ẹ máa kí alkùnrán kó sì dàfí ọkàn fẹ́ fò jáde láyà látara ìgbádùn alkùnrán yẹn kí ẹ máa kírun fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kọ́kàn sí kún wọ́n ni wà jannatin wọ́n ni aljanna ni o wọ́n ni wà aishun ìsẹ̀míkẹ ni la nisbata li aishi muluki ilayhi albata wọ́n ni ìsẹ̀mí àwọn ọlọ́balọ́ba kò tó rárá àti rárá Allahu akbar nítorí náà ibadallah in tí yàn gúrò ma sáré rẹ̀ òun náà ni pé bóòlè yíó ṣe lékún níbi ìjọsìn Ọlọ́run Ọba bóòlè yíó ṣe dẹni tí ń gbádùn ìjọsìn Ọlọ́run Ọba Al-Imam Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n sọ nínú tírà wọn sọ pé inna al-ladhata dájúdájú ìgbádùn wal-farhata àti ìdùnnú was-surur àti wa tibil waqt àti kí àkókò yàn kó máa dá kó máa dùn wọ́n ni wọ́n na'imi alladhi la yumkin at-ta'biru anhu àti ìdẹ̀ra tó ṣe pé yíò lè describe tí Ọlọ́run bá bá fi adùn jọ́sìn fọ́lọ́run ọba síyàn lẹ́mí àwọn ẹni ìyàwó wọn máa ń sunkún ní pé sóò ní para rẹ̀ síwá lọ́nà báyìí àwọn ìyàwó àwọn ẹni rẹ̀ àwọn ẹni Ọlọ́run àwọn sálàfù rere so wọ́n máa ń sunkún ni pé ah alákùnrin má para rẹ̀ sí alọ́run torí wọn ò ní sùn tó rún bá gbé wọn báyìí bóyá wọ́n kàn forí balẹ̀ báyìí òun kàn gbé wọn lọ látara pé wọ́n ti gbádùn ìjọsìn Ọlọ́run bá subhanahu wa ta'ala wọ́n ni wan na'im alladhi la yumkin at-ta'biru anhu innama huwa fi ibi tí ìgbádùn yìí ibi kíyàn dá Ọlọ́run bá ní mímọ́ ni wọ́n ni subhanahu wa ta'ala wọ́n ni wa tawhidihi àti kíyàn mú Ọlọ́run bá lẹ́yọ̀kan kíyàn dógóngó níbi mú Ọlọ́run bá lẹ́yọ̀kan wọ́n ni wal imani bihi àti kíyàn gbàgbọ́ nú rẹ̀ wọ́n ni wọn fitahil haqa'iqi al-imaniyya kí àwọn pàápàá iman kó sísíyàn wọ́n ni wal ma'arifil qur'aniyya àti àwọn àgbọ́yé qur'an intaha tí a bá ń ka nípa àwọn ẹni rẹ̀ wọn a máa sunkún ni tí wọ́n bá mísì náfílà tí a bá ń ka pé wọ́n tán bá mísì náfílà báyìí wọn a máa sunkún ni ẹlòmíì ti wà láyé 60 years kò mísì takbiratul ihram rí gbogbo kí ní àdùn èyàn ti rí àdùn bí ayé yóò jẹ́ nǹkan kan lọ́dọ̀ Ọlọ́run ọba so ẹni tó bá wọ Ọlọ́run ọba Ọlọ́run bó fún pé wò gbà ṣùgbọ́n ṣe rí alkiyama Ọlọ́run ọba tọ́lọ́run bá bá bára yẹn ẹni tọ́lọ́run bá bá nífẹ̀ẹ́ ni ó fún pé kó rí adùn níbi ìjọsìn Ọlọ́run ọba ẹni tọ́lọ́run bá bá nífẹ̀ẹ́ ni ó fún pé kó rí adùn níbi ìjọsìn Ọlọ́run ọba ibadallah ọgbà wa látọ̀dọ̀ mu'adha al-adawiyya zawja salt ibn ashiyam wọ́n ló sọ pé kana salt ibn ashiyam yaqumu al-layl wọ́n ní gbogbo ọgbà ní ó ma fi ń kínú lóru hatta yafturu fima yaji'u ila firashihi wọ́n ní yóò kírun débi pé láti rìn lọ sí bí bẹ́ẹ̀dì rẹ̀ padà kò ní lè rí bí rìn wọ́n ní yóò ma wọ́ báyìí illa habwa yóò ma wọ́ báyìí sẹ́wọ̀n pẹ́ nínú ẹni tí ma ń gbádùn oúnjẹ náà tó bá jẹun jẹun jẹun jẹun jẹun títí so tó bá jẹun débì kan kò ní lè rí bìnrin má so bí ìjọsìn fọ́nà ọba bó ṣe rí lọ́dọ̀ àwọn ẹni rẹ̀ nìyẹn bàbá kẹ́nà Thabit al-Banani tààkà ọ̀rẹ́ rẹ̀ fún alẹ́ kan ní pé òun kàbátù salata 20 sana ní years watana'amtu biha 20 sana òun tún wá gbádùn rẹ̀ years إن رجلا من بني عدي قد أدركت بعضهم إن كان أحدهم لا يصلي حتى ما أتى فراشه, فراشه إلا حبوة ó ní àwọn òun bá wọn Banu Adi òun bá wọn pàdé ó ní tí ìkannú wọn bá ń kírun so wọn ò ní padà sórí ibùsùn wọn àyàfi pé mú marako ní látara pé wọ́n ṣe dúró tó Ibadallah ìgbádùn ìjọsìn Ọlọ́run bá lélẹ̀ kíyàn máa rí adùn níbi kíyàn máa jọ́sìn fún Ọlọ́run subhanahu wa ta'ala adùn tí ó ṣe ròyìn ni o adùn ọkàn tí ó ṣe ròyìn ni ibadallah bẹ́gẹ́ bẹ́ni tí ń wo fíìmù gẹ́bí sí máa rí adùn bí fíìmù tó yí pé ẹlòmí lè má jẹun níbi ìbádà Ọlọ́run adùn wà ń bẹ̀ àwọn èèyàn rí adùn níbi nǹkan tí ò tó ìbádà ọlọ́run ọba tí èsìn tí yẹn ń fà sára ọ tí èsìn tí yẹn ń jẹ àbí nǹkan kan kódà ẹlòmíì gan lásán kó kàn máa wo nǹkan báyìí pé wọ́n fẹ́ wọ́n fẹ́ display nǹkan kan káwọn èèyàn kan wo lásán torí ọlọ́run ọba fatabarakallahu perfection ni iṣẹ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kọmọ èyàn kan rí nǹkan gbà mí báyìí so yóò sì ọkàn rẹ̀ yóò sì kún látara pé bó ṣe nífẹ̀ẹ́ tó rí so ìjẹ́ fi rí ní ẹ láwọn tí wọ́n gbárùkù táyé wọ́n ni wọ́n kàfẹ́ display àwọn art kan wọ́n láwọn gallery àwọn art gallery so àwọn èyàn wà lọ bẹ̀ la, la, láwọn èyàn ó san wọ́n ò rá o wọn ò rá o owó ńláńlá wọn sàn kẹ́kà lọ wo àwọn áàtì wọn lásán fala hawla wala quwwata illa billah wọ́n sì máa wo báyìí wọ́n sì ẹlòmí ò sì máa sunkún látara tó ń wò nítorí náà fala gharaba kò gbọ́dọ̀ jẹyàn lójú tíyàn bá ń rí adùn níbi ìjọsìn Ọlọ́run Ọba tí ń sunkún tí ń ké fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ibadallah èyàn náà ó di pé àníṣẹ́ níbi wíwá mọ́sálásí yẹn yìí ní jákún mẹ́ gbogbo ẹni tẹ́ bá rí tí bá ń sásẹ́yìn níbi ìjọsìn Ọlọ́run bá àìtí ìgbádùn ìjọsìn Ọlọ́run bá ní o tó bá bẹ̀rẹ̀ sí ń gbádùn ìjọsìn Ọlọ́run bá wallahi wọ́n mọ̀ fásẹ́yìn ni pé ó tó mọ́ para rẹ̀ nítorí náà ibadallah èyàn búrọ̀ gbìyànjú jẹ́ ká sinmi pẹ̀lú òrùn ìrẹ́ Bilal fún wa ní kọ́mọ̀ ká sinmi pẹ̀lú òrùn ibi ìrùn lànàbì tí ma ń sinmi Allahu Akbar Umar radiyallahu anhu Umar sọ pé gbogbo àwọn ọmọ ogun tóhun ma ń tò tóhun ma ń tò tán lọ ma ń jagun tó ma ń borí ó ní orí ìrùn lòun ti ma ń tò torí ìbẹ̀lẹ̀ mí ibadallah ẹni tí ó bá wá gbìyànjú láti pé kóhun máa rí adùn níbi ìjọsìn Ọlọ́run Ọba tó sì pé nǹkan míì ní rí adùn bẹ́ẹ̀ nínú nǹkan ayé yìí Ọlọ́run Ọba ní àyà Ọlọ́run Ọba sọ̀rọ̀ nípa wọn Ọlọ́run Ọba ní wa man a'rada 'an dhikri ẹni tó bá gún ní kò níbi ìrántí èmi Ọlọ́run Ọba tó rò pé nǹkan míì lòun ó ti rí adùn Ọlọ́run Ọba ti program wa ibadallah ìjọsìn fún Ọlọ́run Ọba yẹn Ọlọ́run Ọba fi sí wa lára pé ká wá Ọlọ́run Ọba lọ torí purpose tọ́lọ́wọ́ bá fi dá wa nìyẹn so kódà ọmọ èèyàn gan tó bá tó bá tọmọ èèyàn bá manufacture kankan tó bá create kankan purpose tó torí ẹ̀ dá tó torí ẹ̀ create kìíní ẹ̀ yóò fi àwọn nǹkan síbẹ̀ tí ó mọ̀ tí síbi purpose yẹn bó wá ní ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ibadallah ọlọ́wọ́ bá ní wa man a'rada an dhikri ẹni tó bá rò pé ìgbádùn ibòmí lòun ó ti rí níbi yàtọ̀ síbi ìrántí ọlọ́wọ́ bá so wá gúnrí kò níbi ìrántí Ọlọ́run bá fa inna lahu ma'ishatan danka ìgbésí ayé fún pínpín ní orí o so ìgbésí ayé fún pínpín ní orí o ibadallah ẹ jẹ́ ká sálà pàntètè Abu Yazid ó sọ pé sukutu nafsi ila Allahi wa hiya tabki ó ní òun fa ẹ̀mí òun lọ sọ́dọ̀ Ọlọ́run bá báyìí ẹ̀mí òun sunkún pé má pa mí ó pọ̀ famazalat asukuha olóhun òye ohun ògbò tó ń fa ẹ̀mí òun lọ sọ́dọ̀ Ọlọ́run Ọba hatan sakot ilayhi títí tó fi tí fi ń lọ sọ́dọ̀ Ọlọ́run Ọba fún ààrẹ wàhíyà tadhak ìsìn rẹ̀ ni lọ sọ́dọ̀ Ọlọ́run Ọba Allahu akbar ìbà tí ń fa ẹ̀mí rẹ̀ lálàkọ́kọ́ pé a ní ó mọ̀ kírùn níṣẹ́ anáwọn ìjọsìn ó mọ̀ ṣe so ẹ̀mí rẹ̀ ń sunkún ní pé pa mí ẹ̀pẹ́ ara náà yóò mọ̀ arómọdébà pé ó ti rẹ̀ yàn Ọlọ́run wá fàáfàáfàá títí lọ sọ́dọ̀ Ọlọ́run Ọba títí tó fi sí pòhùn gangan fúnra rẹ̀ ní wá ń lọ tó fi gbọ́ in sáàkọ̀t sáàkọ̀ half and sáàkọ̀t o ń fa òun náà wá ń fa wọ́n ni wàhíyà tẹ́dọ̀ hak in wọ́n sí kí ní wọ́n rẹ̀rìn ibadallah bóò wà lè yẹn lè ṣe lè rí adùn níbi ìjọsìn Ọlọ́run bóò lèyàn ṣe máa rí adùn níbi ìjọsìn ọlọ́run ọba èyàn gbúdọ̀ kọ́kọ́ ja ẹ̀míyàn lógun èyàn gbúdọ̀ kọ́kọ́ ja ẹ̀míyàn lógun ẹ̀míyàn èyàn gbúdọ̀ sẹ́rọ̀ èyàn gbúdọ̀ bírèkì ẹ̀ pé ah ó tẹríba fún tọ́lọ́run ọba ni ọlọ́run subhanahu wa ta'ala tó bí gan bí ọlọ́run ọba sẹ̀ bó ṣe dánmọ̀ èyàn ẹ̀dá tó bí gan ọlọ́run ọba kan sára ọmọ èèyàn tó sì pé á ah, ó jẹ́rìí sí títóbi Ọlọ́run bá subhanahu wa ta'ala òun náà ni pé tí èèyàn bá rí ra rẹ̀ tí èèyàn bá rí ẹ̀mí ara rẹ̀ dé àwọn lẹ́bù kan àwọn nǹkan tí àwọn táwọn èèyàn mọ̀ pé bóò ní ṣe ń ṣe ní tẹ́fì rí ni ẹ nínú àwọn tí ma ń bẹ́ wọ́n rí ara wọn fún ìsáré àbí ìgbé nǹkan ni ẹ̀rọ lómi wọ́n ló gbé wọ́n ni ó gbé bí i tẹ́lómi gbé ní wéètì bóyá wéètì ọkọ̀ ìtọ́kọ̀ owó èlò gbé ẹwọ̀n ògbé ààyìn táwọn èèyàn táwọn tẹ́lùmí ò lè gbé lélẹ̀ ìdí ni pé ó rẹra rẹ̀ lórí ẹni wọ́n lẹ́lò mí sáré ó sá gbogbo lúkan ó sá gbogbo ẹ̀ eré tẹ́nìkan ò sáré ó rẹra rẹ̀ lórí ẹni Ibadallah tíyàn bá rẹra rẹ̀ lórí ìjọsìn subhanallah èyí ó sì ń tẹ́yàn gan wò pé sẹ́mi wọ́n ń ṣe báyìí in tẹ́ fi ah, pa nínú Ramadan wọ́n máa ń parí Quran 60 in tó wà mẹ́ nìyẹn wọ́n ti já ìmí ara ológun wọ́n sẹ́ẹ̀rọ̀ wọ́n sẹ́ẹ̀rọ̀ sẹ́ẹ̀rọ̀ sẹ́ẹ̀rọ̀ títí ìjọsìn Ọlọ́run bá wá ń dùn fún wọn ó ń dùn fún wọn ó ń dùn fún wọn gẹ́gbó yí pé ẹni tí ń sáré ẹni tí ń sáré káàkiri tí tóhun ń kàn fi gbogbo ayé rẹ̀ sáré kí so tí ń rí ìgbádùn bí pé kó máa sáré kí yẹn gẹ́bẹ̀ẹ́ náà làwọn ẹni rí àwọn ẹni Ọlọ́run máa ń rí ìgbádùn bí ìka Quran ọmọ èèyàn sí níwá o in tí èèyàn bá rí ìgbádùn inú rẹ̀ ọmọ èèyàn yóò mọ̀ sí ni o nítorí náà ibadallah ẹ jẹ́ ká jẹ ẹ̀mí ara wa lógún ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tí ó ràn wá lọ́wọ́ òun náà ni pé èèyàn gbọ́dọ̀ ní sùúrù èèyàn gbọ́dọ̀ ní sùúrù àti pé kéèyàn pọ̀ nínú àwọn nǹkan tó jẹ́ nawafil ẹni tí mú mójútó ọ̀ranyàn nìkan etí bèbè ló wà àmẹ́ni tó mójútó àwọn nawafil àárín ló wà àti já rẹ̀ ó jìnà so nítorí náà ibadallah yán gbọ́dọ̀ mójútó àwọn nawafil so ẹwọ nǹkan tí Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala sọ níbi hadithil qudsi ni pé wala yazalu al-abd yataqarrabu ilayya bin nawafil hatta uhibba ẹrú òníyà kò ní gbò tí ó ma súnmọ́ mi pẹ̀lú àwọn nawafil títí fi nífẹ̀ẹ́ rẹ̀ so nítorí náà ibadallah kíyàn mójútó àwọn àwọn àrùn tó jẹ́ nawafil pẹ̀lú eléyìí yóò jẹ́ kí ìjọsìn kó máa rọrùn fún yàn bákan náà ẹlẹ́kẹta kíyàn máa ronú sí àwọn ìtàn àwọn ẹni rere ibadallah a ní láti máa rán wa létí àwọn èèyàn rí àwọn ẹni Ọlọ́run Ọba àwọn sáràfù rere kíyàn máa ronú sí àwọn ìtàn àwọn nǹkan táwọn máa ń gbése nínú iṣẹ́ yóò jẹ́ kíyàn tẹ́ńbẹ́lẹ̀ iṣẹ́ tiẹ̀ kódà látàyé àwọn sáràfù gan àwọn náà ti máa ń sílẹ̀ wọ́n ni alimamu Fudail ibn Iyad ó ní àbí alimamu Abdullah ibn Mubarak ó ní tí inú bá ń bàjẹ́ ó ní tóhun bá ti wo ojú Fudail ibn Iyad àbí tóhun bá fẹ́ yẹ gẹ̀rẹ̀ tóhun bá ti wo ojú Fudail ibn Iyad wọ́n ní wọ́n ma kọ́tù náfsì òun wà kórì ara wọn pé ah, èèyàn kan ní ẹwà wọn ẹni rẹ̀ so ibadallah èèyàn ní láti sapá bóòlè yíó sì dé lẹ́vù yìí téèyàn ma gbádùn ìjọsìn Ọlọ́run bá tí ìjọsìn Ọlọ́run bò ní di pé ó dà pé ásìdì tún ti tó ẹ̀sà èyàn gbọ́dọ̀ sapá dé level yẹn pé èmi náà èyàn ò ríra yẹn so lára àwọn nǹkan tó tún máa ràn yàn lọ́wọ́ òun náà ni pé kíyàn máa jẹ́ni tí ó máa ka Kùránì gan torí pé àwọn sálàfù rere sọ pé ṣe rí gbogbo ẹni tẹ́ bá rí tí ń ṣe dáadáa ọ̀pọ̀lọpọ̀ dáadáa wà lẹ́yìn dáadáa yẹn gbogbo ní dáadáa tẹ́ bá rí ọ̀pọ̀lọpọ̀ dáadáa ó wà lẹ́yìn dáadáa yẹn torí pé dáadáa máa ń fa dáadáa rí gbogbo ẹ láburú náà tẹ́ bá rí tó bá ipá burú kan lẹ́mọ́ lẹ́mọ́mọ́ ọ̀pọ̀lọpọ̀ aburú ló wà lẹ́yìn aburú yẹn torí pé aburú ma ń fa aburú ni so tí yẹn bá jẹ́ni tó yẹ pé ma ń ka Kùránì yóò jẹ́ okùnfà tí ó ma fi rí àwọn sẹ́yòkù sí ẹ̀mẹ́ èló ni ẹni kọ̀ọ̀kan wọn náà ti ka Kùránì tó ka Kùránì bó la ṣe gbádùn ìjọsìn Ọlọ́run Ọba bó ní ó ṣe di pé èyàn ma wà lórí ìrun èyàn ma gbádùn ìrun Ibadallah gbogbo ariwo pé tí gbogbo mọ́sálásí ní tí ma ń ṣẹlẹ̀ kò síbi tí è ti ṣẹlẹ̀ gbogbo ariwo pé ẹn pé ìrun gùn nú àwẹ̀ wallahi àìgbádùn ìjọsìn àìsí ìgbádùn ìjọsìn Ọlọ́run Ọba ni ṣẹ́rí tí èyàn bá gbádùn ìjọsìn Ọlọ́run tán kódà tí gbogbo jàmáà bá gbádùn ìjọsìn Ọlọ́run bá wọ́n lè pin ìmáàmù lẹ́mìí so nítorí náà ibadallah ẹ jẹ́ ká ẹ jẹ́ ká gbìyànjú láti achieve barakallahu fikum alhamdulillah ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد One of the things that can assist a person in enjoying the worship of Allah subhanahu wa ta'ala is to distance themselves from sins. Because sins, they are like, they draw back a person from Allah. Your plan is to go forward in reaching Allah subhanahu wa ta'ala. So sin, they draw back a person. So a person has to strive in abstaining from sins. At the same time, one of the things that assist in enjoying the worship of Allah subhanahu wa ta'ala, be little in this dunya. Take little of this dunya. The more you, you, lead, you, you take little of this dunya, the more dunya becomes worthless in front of you. The more you take little of this dunya, except what you need. Except what you need. What will help you in worshipping Allah? What will help you in fulfilling your rights? The more you take less of it, the more you see how worthless it is. The more you engage in dunya, the more you, you strive towards it, and you will not see how worthless it is. So, about Allah, let's strive to achieve, achieve enjoying the worship of Allah subhanahu wa ta'ala. Ask Allah subhanahu wa ta'ala to make this easy for us, to grant us this with ease. Ask Allah subhanahu wa ta'ala to ease our affairs and to forgive us our shortcomings. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولي ومولاها اللهم اغفر لنا يا رب العالمين اللهم أحسن لنا ديننا الذي هو عصمة أمرنا وأحسن لنا دنيانا التي فيها معاشنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر اللهم ارزقنا يا رب العالمين اللهم ارزقنا من عطائك يا رب العالمين اللهم أمنا في أوطاننا اللهم انصر ولاة أمورنا اللهم اهدهم إلى البر والتقوى اللهم ارزقهم بطانة صالحة اللهم ول علينا خيارنا ولا تول علينا شرارنا يا الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد